إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> an ṣe àlàyé lọ ní àná lórí àwọn nawakidul islam lórí àwọn nǹkan tí ó lè bá ẹ̀sìn islam yẹn jẹ́ síbi tí a wádìí ni ọ̀rọ̀ sheikh ahmad bin yahya an-najmi rahimahullahu ta'ala tí wọ́n mú aya qur'ani wa tí ọlọ́ bá ń sọ fán nabi sallallahu alaihi wasallam wípé la yahbatanna 'amaluka wa la takunanna min al-khasirin tọ́lọ́bà ń sọ fán nàbí pé sallallahu alaihi wasallam wípé dájúdájú àti fún ọni wáhì àtàwọn tán wá bí fọ́ rẹ̀ àti mú ọ̀rọ̀ wá báyìí wípé tó bá lè ṣe ẹbọ́ wo ọlọ́bà ló bá gbogbo sẹ́rẹ̀ jẹ́ ni ó wà wà nínú àwọn tí wọ́n bá gbogbo sẹ́rẹ̀ jẹ́ ni fa'ana wa antum min babi aula tí ó rí pé àtèmi àti wọ ó yẹ kẹrù ma bàwà báyìí a ṣe tíyàn bá lè kú lórí ẹbọ tíyàn ti bàjẹ́ nù èyàn ní kẹta mọ́wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala èyàn bá fi gbogbo ayé rẹ̀ kó fi sí àwọn ṣe olóre kó mọ́ ṣẹ̀ṣẹ̀ kankan kò ṣe zina kò mutí kò ṣe kankan kò ṣe yahoo kò ṣe bó kú lórí ẹbọ subhanallah ah onítọ̀hún ó ti sọ wa qala anil anbiya ọlọ́ọ̀bá ń sọ nípa àwọn annabi ọlọ́ọ̀bá nínú suratul an'am

gbogbo àwọn ṣe olórí tàbí ṣe gbogbo yóò bàjẹ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú hadith abu huraira ta radiyallahu anhu ó ní annabi sallallahu alaihi wasallam sọ wípé qala allahu tabaraka wa ta'ala ọlọ́wọ́ ba ó ń sọ bá wípé ana aruna shuraka'i 'ani shirki èmi ọlọ́wọ́ ba ni mo fi ń bọ́pá bọ́sẹ̀ jù kó níbi ní orogún ọlọ́wọ́ ló fi ń rọrọ jù kó níbi kó wá ní ẹnìkan kó lórogún kan tẹ́ mú ma bóyá tẹ́ ma pè pọ̀ mọ́ ni àbí tẹ́ ma jọ́sìn fún ọlọ́run ni man amila amalan ẹnikẹni tó bá ṣe iṣẹ́ kan ashraka fihi ma'i ghayri ó lọ fi ẹlùmí ó lọ fi ó ṣe igbákejì mi níbi iṣẹ́ náà ó associate ẹnìkan pẹ̀lú ọlọ́ọ̀ba níbi iṣẹ́ kan tó ṣe taraktuhu wa shirkahu ọlọ́ni ma pàtí àtúnwà tẹ́bọ̀rẹ̀ nípa méjèèjì ní fahadi <clears throat> al'adillatu kulluha tadullu ala anna man ashraka billahi ahadan ghayrahu shirkan akbar yad'ihi min dunillah àwọn ẹ̀rí ń tọ́ka lórí pé ẹnikẹ́ni tó bá lè ṣe bọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala a tó ń pè ẹlòmí ní nídẹ̀yìn ọlọ́ọba àbí tó ń pè ẹlòmí pọ̀mọ́lọ́ọba li jalbil lè fa dáadáa أو دفع الضر أبلات لقدي أبر معتكدا قدرته على ذلك تدى نقبع بقى إنتون قيو ولقبع لا تشي فإنه حينئذ يكون قد خرج عن الإسلام onítọ̀hún pẹ̀lú tó ṣe yẹn ó ti jáde kò nínú Islam ìtumẹ̀ ni wípé ó lọ síbi sàárè mẹ́sẹ̀lẹ̀n ó wá náwọ́ ó wá ń ṣe du'a adìmọ̀ pé àdùáhù huwa al-ibada hadith wákùn wọ́n ń pè àwọn tó wà nínú sàárè ya sheikh ahmed tijani ya sheikh eh, kada wa kada ìwọ sheikh kada wa kada ìwọ bàbá lágbájá ọmọ lágbájá gbogbo ọ̀rọ̀ mi ó dọwọ́ rẹ o gbogbo ọ̀rọ̀ mi dọwọ́ rẹ o má gbàgbé ya rẹ ni orí ya mi àbẹ̀kẹ́ lọ́run dákun

ẹjí ká kọ́kọ́ lọ mọ̀ wípé ìmọ̀dún kan yau adhabuhu ibadatun a bel min azamil ibadatil maliyya nínú àwọn ibada tó lágbára jù ta ma ń fowó ṣe ni òní dídùn kan bẹ ṣe ìbáyà bí so ọ̀tọ̀ ní kíyàn dùn kan kíyàn fẹ́ jẹ pé mo fẹ́ pààrẹ ẹ̀bá mo fẹ́ jẹ àmọ́ kíyàn tó bá ṣe fẹ́ lómi dẹ̀yà Allah ẹbọ ni o لأن الله يقول لنبيه صلى الله عليه وسلم ìdíni wípé ọlọ́wọ́ bá ń sọ fán nẹ́bí rẹ̀ ipé kúl ànẹ́bí sọ fún wọn inna salati dájúdájú ìrun tí mo ń kí o wà nusuki àwọn nǹkan mi tí mo ń dú ẹ̀mí ikú mi tí ma padà kú lillahi rabbil alamin ọlọ́run nìkan ló ní gbogbo ẹ̀ ìtumọ̀ ní pé ìrun ọlọ́run ló ní ìmọ̀ ẹdún nǹkan ní dídú ìwá ìsúnmọ́ ọlọ́run nìkan ló ní ẹ̀mí mi ọlọ́run ló ní kíkú mi ọlọ́run ló ní ẹnìkan kan ò lè pa mí kẹwàá ní pé àwọn ènìyàn kan wà tó ṣe pé wọ́n ẹ̀ kí náà ń pè wọ́n lè wọ́n fẹ́ yìn sáta àwọn àkídà burúkú ni ìdí ní ọyìn tẹ́fẹ́ kẹ́ ṣe ni pé kẹ́ má bẹ̀rù àwọn ẹnìkan kẹ́ má bẹ̀rù wọn ní bẹ̀rù tó ẹkẹ́ má bẹ̀rù Ọlọ́run Ọba ìbẹ̀rù tó ẹkẹ́ má bẹ̀rù Ọlọ́run Ọba èyàn má bẹ̀rù àwọn ẹnìkan débi pé èyàn ó lè fẹ̀sìn Ọlọ́run Ọba lẹ́ torí wọn tọ́lọ̀ bá ní ṣe nǹkan báyìí táwọn bàbá ní pé tó bá ṣe é látara ìbẹ̀rù àwọn ènìyàn ó sì fi tọ́lọ̀ bá sọ lẹ̀ ìdí tẹ́ ma fi ń kọ́ àwọn bèbèrè sí ọlọ́kẹ́ ni ah àwọn ènìyàn kan wà kò sí kẹ́kẹ́ kò tí è bá yẹn àfi ìtọ́lọ̀ ń bá fi rinlẹ̀ pé ó wà lóòtọ́ a ní pé ókè a nígbàgbọ́ pé ó wà ìdí ní pọ́lọ̀ bá sọ àmúkẹ́ kó bẹ̀rù rọ́kẹ̀ sí ìyàlọ́kẹ̀ yẹn abadan èyàn so ọlọ́wà ń sọ ipe àwọn kí níye o ọlọ́ọ̀bà Rabbul alamin lóní la sharika lah ẹ̀wọ̀n tọ́lọ̀ fi tẹ̀lé kò ọlọ́ọ̀bà ò ní ṣẹ̀ríkù kan ṣẹ̀ríkù ni bí amúgbámẹ́gbẹ́ bí olùrànlọ́wọ́ bí èyàn tó ṣe pé tẹ́bá bí náà

tí ẹfẹ́ jẹ́ kí ma wá rọ́bù mi kí ma wá ọlọ́ọ̀bà mi ní dẹ̀yìn ọlọ́run ọba ni wa huwa rabbu kulli shay'in tààdẹ̀ tí mọ̀ kí ọlọ́ọ̀bà yìí náà ni ọba gbogbo nǹkan wala taksibu kullu wà lórí ẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn ò ní rú ẹnìkan iṣẹ́ tí wọ́n ṣe tó jẹ́ṣẹ̀ èmi níbọ̀ ogun

ọlọ́bà ló fi ń ṣe kí ni àrólé lórílẹ̀ wà rọ́fà ba'dakum fawqa ba'din darajat ọlọ́wọ́ bá wá gbé àwọn kan ga jù àwọn kan lọ nínú kan tó yẹ kí mùsùlùmí ma kí ní jẹ́ ó ma ń jẹ́ kí hasad kó yọ kó lẹ́mẹ̀yàn hasad ni ìbá bínú ara ẹni tó bá ti mọ̀ pé wà rọ́fà ba'dakum fawqa ba'din darajat ọlọ́wọ́ bá gbé àwọn kan lé àwọn kan lórí ọlọ́wọ́ bá jẹ́ ká gajúra lọ ọlọ́ọ̀bá ní ìwọ́n tí ẹ̀ ó sàjú ilé ìlówó ìwọ́n tí ẹ̀ ó kọ̀kọ́ nímọ́ tó kélé tó ní ìwó bímọ ilé ìtẹ̀lémọ́ bí ìwó nímọ̀ ju ilé ìlọ oníkálùkù ti gbáyùn ó ti mọ̀ pé dhalika fadlullahi yu'tihi man yasha ilé ìkọ́ ó mọ́ jẹ́ kí ìmọ̀ bínú ara ẹni kó mọ́ dínkù wa huwa alladhi ja'alakum khala'ifa fil wàláhì gbogbo tọ́lọ̀ bá bá ṣe fún yẹn Ọlọ́run fẹ́ fi dẹ́wà wò ní tọ́lọ̀ bá bá fún wọn ní mọ̀ jú lè ìlọ Ọlọ́run bá fẹ́ fi dẹ́wà wò ní so lo ìmọ̀ tọ́lọ̀ kọ́kọ́ fún wọn yẹn ìjó lò sí ibi tó yẹ kó lò sí àbó ma lò fún kẹmí ó ma lò láti ma fi ó fẹ́ di ìkan nínú ọjà bá bẹ́rọ̀ láti ma fi gún àwọn èèyàn lágídí àwọ ní mímọ̀ àbíwọ̀ tọ́lọ̀ bá fún lówó ju àwọn ẹnìkan lọ Ọlọ́run fẹ́ wo ipé Ọlọ́run fẹ́ fi dán owó ní

ẹlòmí tí ò ní ẹ ọlọ́run ti fi nǹkan mí test òun náà oníkálùkù wa ní kódà àìní náà test tó ní because àìní ẹ ọlọ́run fẹ́ wò pé ṣé wọn ó jẹ tálíkà tí kò ní lè ṣe sùúrù ní lórí tọ́lọ̀ bá ṣe fún gbogbo kí ní kí náà ń pè à ń ṣe test láyé à ń ah ọlọ́run bá yára níbi kó mọ́ wa innahu lagafurun rahim tó ti bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ bá a ma foríjìyàn a tún ma sàánú èyàn aya wallahi Qur'an a mọ́ n ké fún wa Qur'an hmm, àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀bẹ̀ nínú Qur'an tó ṣe pé tẹ́ bá ń ka lásán aya mẹ́wà tó ṣe tó bá ń ka tó pẹ̀lú èdè Lárúbáwá tí ìwà dẹ̀ ti lè mọ́ ìkàní èdè Lárúbáwá wọ́n tún máa translate sí English àbí Yorùbá ẹjí ká mọ́ kàwọn àyà ṣe kí tàbá ń kàwọn àyà ẹ imagine èyàn tó ní kinní kan lọ́wọ́ bóyá ó lówó ni ó nímọ̀ ni ó wá ń kàwọn àyà tọ́lọ̀ ti ń sọ nípa wọn nǹkan báyìí yóò ti mọ bóyá kó ṣe ná owó yẹn yóò ti mọ bóyá kó ṣe ná faman dá al'amwati èyàn tó bá wá ń pè àwọn òkú ibi tàti lọlẹ́rẹ́ èyàn tó bá ń pè àwọn tàti kú èyí tó wọ́n mọ́ sábà àwọn amwati àwọn tó ti kú ìdí ni wípé èyí tó pọ́pùlà láwùjọ wa ni a dẹ̀ sọ wípé bóyá witness dáadáa ni tí ẹ bá kú báyìí mathalan ìyá kú ó wá láwọn láyé tán bá ti wá sin ni ó yá àwọn mọ́rẹ̀ dẹ̀ wẹ́wẹ́wá ó yá ìyá yín ti lọ síwájú ọlọ́ọ̀bá yìí o ó yá níbi ìsàárẹ̀ mẹ́rin táwọn yẹ́

tánbà ti ní wàhálà wọ́n sálọ sódọ̀ àwọn instead of ọ̀dọ̀ ọlọ́ọba ọlọ́wọ̀ sí fẹ́bẹ̀ ya Lat ìwọ Lat ya Uzza ìwọ Uzza Manat in tán 360 nínú Kaaba nìkan àti around Kaaba nínú tún wá pè àwọn òsà yìí bọ̀ ti dáàwù láha mukhlisina lahud-din ta ma wà nínú wàhálà ilá ìlò ìdàmú ha ọlọ́run ìwọ ni kàlà ń pè ọlọ́run ní falamma najjahum ila al-barri ta bá ti wá láwọn tátá ti bọ́ sórí ilẹ̀ ọkàn wọn ti balẹ̀ pé à sínú odòmọ́ odò ló gbé wá lọ idha hum yushrikun wọ́n wà máa ṣẹbọ ìgín ta ma tún fẹ́ tọrọ nǹkan mú tún lọ bá wọn kìíní ló jẹ́ pé ẹbọ táwọn yẹn kó because kò sí ọmọ èèyàn bọ́lọ̀ ṣe dáwà ní pé a nìdí àwọn a nìdí àwọn kìní kan tó ṣe pé ọwọ́ wa ò ní tó kìní yóò kìí ṣe kan tó ṣe pé mo kàn mú báyìí so mind wa ma wá attached ipé ká pé nkankan tó lágbára láti mú kìní ẹwà nítorí pọ́wọ́ ti wa ò lè tó fún wa ló fi jẹ́ pàwọn èèyàn sábà kó sẹ́bọ̀ gan níbi dùá yìí níbi dùá excuse ta mọ́ mú wá òun láwọn yẹn tí wọ́n mú wá lé ní wọ́n ní pé tẹbá sọ fẹ́ lómi pé nígbà tó kọsẹ̀ kí ló tó ń pariwo ní yáàsì ó kẹ́kọsẹ̀ látọ́ eh yáàsì àbí kíníkan ó fẹ́ kíníkan ah, ẹ̀yìn bàbá a kíníkan kíníkan eh, eh, orí mi orí ìyá mi dákun mọ́ sún kí nìdí tó fi pẹ̀rọ ọba yóò ní ah, àwọn kíní tí mo ń pè yí o mo kàn fi ń ṣàtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́ọba ni kì í ṣe pé wọ́n ààsìn wọn àwọn ti súnmọ́ lọ́hun àwọn bàbá ì ti súnmọ́ lọ́hun àwọ́wà a máa pè wọn kalibà súnmọ́ àwọn náà mọ́ lọ́hun ó ti yízi fáwọn láti gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ló jẹ́ kíyàn tó ti kú wọ́n bí líbi pé ní ẹ́ ó ti ti súnmọ́ náà bá ìtorí ẹ̀kọ́ wu ẹlọmọ tọrọ nǹkan lọ́dọ̀ wọn ibi tọ́rẹ̀ ti bẹ̀ in táwọn ẹlẹ́bọ̀ ànánà sọ náà ni tọ́nà bá sọ pé tẹbá ń sọ fún ẹ pé kí ni dídẹ́ fi ń ṣẹbọ pẹ̀lú Allah wọ́n ni pé a ṣẹbọ a kàn fi wọ́n ṣe haulahi shufa'ahuna inda Allah àwọn ilé ni shufa'a shufa'ahu ni àwọn tí wọ́n bá wá sí pẹ̀ ọlọ́bẹ̀ẹ́dẹ̀ sọ pé ẹ̀ ṣẹbọ ni àwọn dẹ̀ láwọn ò ṣẹbọ ọlọ́ the same thing táwọn yẹn ń sọ lẹ́ni ilẹ̀ ní tó kàwọn fata àwọn yẹn lẹ́ni àìmakani àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfá tí wọ́n ń ṣì àwọn yẹn látara pé wọ́n kọ́kọ́ fi àwọn belief kan síwá lẹ́mì ló jẹ́ pé belief ó lágbára gan nínú àwọn belief tó fi síwá lẹ́mì tán fi àtàkì ọkàn wa máwọn tán ti kú o ní pé wọ́n kọ́kọ́ fi ìbẹ̀rù wá sí wọn lẹ́mì náà ìyẹn tó bá ti kú báyìí o wọ́n ti jẹ́ kó belief pé ó ti ní one supernatural power àbó wà láyé kan tó ṣe pé ó lè ó wá lágbára láti ta sọ́bọ́gáfà àti ìrìkáwùn láti tọwọ́ bọ́ bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ kí ní orí bẹ́ ló fi jẹ́ kí à ní mùsùlùmí ṣe bóòlò sí mọ́ bẹ̀rù òkú tó ti kú wá ń bẹ̀rù èyàn tó wà láyẹsẹ̀ tẹbájọ jó wánà wọn ó lùpa ó lùbalẹ̀ báyìí tí ó kanlẹ̀ tí ò lè ṣe nǹkan nígbà ẹlòmí tó àtẹ̀yìnká bá jọ wánúlé tẹ́yìn bá lè kú mọ́júmọ́ <laughs> kò ní súnúlé ohun kódà ẹlòmí tẹ́yìnká bá kúnúlé inúlé ẹnìkan kún bẹ̀ fóòsù kẹ́ ẹlòmí onílé súnúlé ìbẹ̀rù bójó tàti fi síwálẹ̀ mí nìyẹn ìbẹ̀rù tó yẹ kó má bẹ̀rù Ọlọ́run Ọba àwọn ìwà bẹ̀rù Ọlọ́run Ọba mọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó mọ̀kọ́lọ̀ bó fi àjẹ́ ó yẹ kó má bẹ̀rù kó mọ́ pé bó mọ́ fẹ́ sálọ Ọlọ́run dákùn ṣàánú mi ó padà rí igbó wọ́n wá ti ìbẹ̀rù yẹ sára àwọn òkú àwọn òkú la wọ́n bẹ̀rù ó rí bí èyàn tó wà láyé tó lẹ́sẹ̀ méjì tó lè lù gbàtẹ́sẹ̀ rẹ̀ kan wá gé ó wá bẹ̀rù rẹ̀ ẹsẹ̀ rẹ̀ kan ti gé náà ní ìsọ́rọ̀ ìfásẹ̀ kan lókàn fún tí ó rí bọ́ tí ó sùn fídá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀mí ẹ̀mí tẹ̀ tí hmm. ó ti wà láyé kan tó ṣe pé ìgbàwo kò sí kẹ́kẹ́ ìrọ́ lásán ni so ìbẹ̀rù ń kọ́ ọlọ́bà nìkan lamọ́ fi ń bẹ̀rù kódà nínú àwọn nǹkan tó jẹ́ ẹbọ náà ni tó ṣe pé a padà mẹ́nubà ní wájú tàbándàkọ àwọn àdìwárì ilẹ̀ ìbádà tó ṣe pé ọlọ́ọ̀bà nìkan ló ẹka mọ́ fún bàbá ní pé àwùdábàha àwùnádàrà láhùn àbíyàn lọ ń dùn kan àbíyàn lọ ń jẹ́jẹ́ fún àwọn nǹkan mi ìjẹ́jẹ́ kí náà tó bá ṣe nǹkan báyìí fún mi

wọ́n lọ síbi sàárè pé à ah, ìwọ Sheikh lágbàjá wọ́n ti àtàkì máa ń jẹ àwọn èèyàn máa wọ́n ṣù yóò kò yẹn láyé wọ́n ti ń jọ́sì fún wọn láyé gẹ́gẹ́ tó kú wọ́n ti ń jọ́sì fún wọn láyé gẹ́gẹ́ tó kú tán bá wá kú tán ìbádà ayé lágbára gẹ́ yóò kọ́kọ́ lọ síbi sàárè kó tó lọ sí hajj ní o yóò kọ́kọ́ lọ síbi irun kọ́ lọ kíta ebe ẹbọ olówá sí àwọn kan tó wá jẹ́ ẹbọ ẹbọ nwa yẹn wọ́n wá jọ wọ́n wá sọ domi mọ́ alára wọ́n wá sọ di wípé wọ́n wá sọ àwọn èèyàn dìyàn tí ń jọ́sìn fún sàárè àtàwọn tán bẹ nínú sàárè kí ní ìfẹ́ka ó dẹ̀ padà ó wá di pé ní wàláhì ẹlùmí bí ẹ̀sìn tá nẹ́bí mú wa ẹ̀sìn máa jọ́sìn fún sàárè ni àtàwọn tí bẹ nínú sàárè kò dẹ̀ nímọ̀ pé mú ni wípé wọn ò lè dá sí tí ń ṣẹlẹ̀ láyé mọ́ wọn ò tẹ́ ẹ̀mọ́ tí ń ṣẹlẹ̀ gẹ́ ọlọ́run ni wọn ò mọ̀ débi pé wọ́n tẹ̀wà dá sí wọ́n ti wà láyé míì ayé míì tó yàtọ̀ sáyé tí wọ́n ti wà níbò míì bọ́n sì wà ń bẹ̀ ìwọ́ fílẹ̀ kó kan wọ́n barzakh ni wọ́n wà ọlọ́bàá dẹ̀ ń fún níkálùkù ní in tó lẹ́tọ̀ ni stage ni stage tí wọ́n wà yẹn ìwọ́n náà tó bọ́ síbẹ̀ ní ẹ̀sìn ìwọ náà ni mọ̀ tí ń ṣẹlẹ̀ mọ́láyé ó dá kí ló ní tánàbí òfin mọ̀ tí ń ṣẹlẹ̀ láyé sallallahu alaihi wasallam ṣe ẹ̀ máa dúró ogun tánàbí fi ẹ̀yìn tó ṣẹlẹ̀ ewu lẹ́rí nínú àwọn sàhábà kó wá lọ síbi sàárẹ́ ànẹ́bí pé ànẹ́bí mọ́ sùn ó ti sùn ní ó wò wá èun lẹ́rí kó gbẹ́jọ lọ sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam because wọ́n mọ̀ yí pé àkídà tánàbí fún wọn tán fi kú ní wípé mo ti kú ní ìsìn o ìyìn lágbà ìyìn tí ẹ lè ṣe kẹ́kẹ́ kul inni la amliku lakum dabran wala rashada annabi sọ fún wọn ọlọ́run bá sọ fún wọn ìyìn lágbára láti fara nìyẹn gbá tí mo wà láyé nìyẹn ìyìn lè fara kẹ́kẹ́ nìyẹn wala rashada ìyìn lè fi yẹn mẹ́nà kò sí kẹ́kẹ́ tí mo fẹ́ ṣe fún yín kí wá nìdí tó fi wá ti wá lé ní báyìí máwọn tí wọ́n tó tọ́ nẹ́bí sallallahu alaihi wasallam well àwọn sufi ti jẹ́ yíwa pé ipò wàlí ipò wìláyà wallahi wọ́n ló lágbára ju po ìjà nẹ́bí àti ìjó jìṣẹ́lẹ̀ wọ́n mọ́ ń kọ lórí ní pé ṣe rípò wọ́n ni pé ipò òjíṣẹ́ rasul risala ó lágbára ju ipò nùbúwà lọ èyí ń correct àbí àwọn akọ méjèèjì pọ̀ wọ́n ni pé bọ̀ ṣe rí wìláyà ó gbá méjèèjì ó lágbára ju méjèèjì lọ ní fi bìlífì pé táwọn sàábò bá pé ànẹ́bì wọn ò pé nù àwọn wòlí làwọn ilé àwọn tán gbáyé dúó wòlí wòló gbáyé dúó alìwìláyà alìwìláyà Allah ti ṣàlàyé fún nínú Kùránì inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun Allah ní ṣe rá àwọn awliya humi

o mọ̀ kí maka wọ́n ní kírun mọ́ wọ́n ní kírun o mọ̀ kí maka lè mi ti lọ kírun ní afá kírun bí kírun Madina kò lóhun kírun maka àwọn èèyàn rán nẹ́bì ti kírun báyìí sallallahu alaihi wasallam gbogbo akíní láti kíná pé kó eh, ìpáyà ibi ni a ti dole ni so a continue bẹ̀rẹ̀ lọ́la lórí ọ̀rọ̀ Allah so that ìwọ èyàn ẹlòmínà ti lè kó sí in form of wípé wọ́n ní o sàdúwà kan gbò tó bá ti sàdúwà yóò ó gbúdọ̀ páyá díẹ̀ ní o wọ́n mọ́ sọ kí yẹn àjẹ́bẹ̀ orí ò fọ́ a ma ń pè láwọn ń pè láwọn kọ̀kan ah ó bá ti ya yàásín fẹ́ adìẹ ló ń tẹ́ o àbíbàrá tó bá ti sá kíní kan ó gbúdọ̀ pa kíní kan kina náà ń pa fún kí náà ń pa fún ó yẹ kí ẹ̀mọ̀ question àwọn kíní kí ní kí ń pa fún so that ẹni kò ní bá ìsin má jẹ́ kò ní di dípò wà kó wa di ko ma máa dípé yẹn kírùn èyàn wa èyàn ṣe gbogbo ẹ̀ yin padà wá wà nínú ashabul jahim ashabu jahannam kí ma padà wà nínú àwọn tí mo padà wà iná ọlọ́wọ́ ba o tí woni kó nbe ma so fa nas'alullah as-salamata wal afiya hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته